تبارك وتسامى خلق السماوات بغير عمد وخلق السماوات والأرض وجعل الظلمات والنور توحد في الكمال وانفر بتدبير الأمور أشهد أن لا إله غيره لا إله إلا هو له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإيمان أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقي منذ أن خلق السماوات والأرض قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإيمان حقا بنى الله سبحانه وتعالى جميع المعاملات دينية كانت أم دنياوية على المحبة والرحمة ولكن إذا فقد أحدهما هل يتحتم به فقدان الآخر هنا يخطئ من ليس في قلبه شيء مما جاء به الرسول صلى الله عليه وسلم أو في قلبه لكنه لا يطبقه بل فهمه فهما معكوسا قال الله سبحانه وتسامى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فيغفر لكم ذنوبكم الآية سمى السلف الصالح هذه الآية آية الامتحان نعم امتحان امتحن الله سبحانه وتعالى قلوبا لما ادعت محبة رسوله صلى الله عليه وسلم أمة الإيمان لكن ما هذا بهذه المعاملات السيئة التي كنا نعامل التي كان بعضنا يعامل بها بعضا قد تفقد المحبة ولكن إذا فقدت فماذا يسير إلي الأمر أمة الإسلام ولموا أن المحبة الحقيقية لا تأصل إلا بطاعة الله سبحانه وتعالى كيف لا جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله تعالى نرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا في الحديث القدسي إن الله إذا إن الله تعالى إذا أحب عبدا نادى جبريل فيقول يا جبريل إني أحب فلانا فأحببه أو فأحب فيحبه جبريل ونادى جبريل في السماء يا أهل السماء إن الله تعالى يحب فلانا فأحبوه فيحبه أهل السماء ثم يوضوا له القبول في الأرض هذا اللفظ الإمام البخاري أما عند الإمام المسلم إذا أحب الله عبدا نادى جبريل فيقول إني أحب فلانا فأحبه فيحبه جبريل ثم ينادي جبريل في أهل السماء إن ربكم إن الله تعالى يحب فلانا فأحبه فيحبه أهل السماء ثم يوضع للقبول القبول في الأرض وإذا أبغض الله عبدا نادى جبريل فيقول إن الله تعالى يبغض فلانا فأبغضه فيبغضه جبريل ثم ينادي في السماء إن الله تعالى يبغض فلانا فأبغضوه فيبغضه آل السماء ثم توضع له البغضاء في الأرض فيبغضه آل الأرض أقبل فالله بعد سؤال المسلمين أن ترى الليكوية كرات جريفان نبيوة صلى الله عليه وسلم ان طلعوا بارلات جيكت مبايي النبي كني اللوكا كني النبي أنني صلوات ربي وسلام عليه ولم بني سالكون كان نبيوة àtàlẹ̀kún ọlá rẹ̀ ọlọ́run bá ní kí àwọn alìrẹ̀ náà bá ní kí ma sàwọn èèyàn kẹ pẹ̀lú ànìyàn díẹ̀wà nínú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànìyàn àtàwà àtàwọn ayawa àtàmáwà àtàwọn òbí wa àtàwọn ọ̀rẹ́ wa àtúgbò àwọn olólùfẹ́ wa wọ́ládà ní kàn sí rẹ̀ ọlọ́run ọba ní mọ̀rànrà mi létí bẹ̀rù Allah subhanahu wa ta'ala mo sí rẹ̀ létí bẹ̀rù rẹ̀ anítàkùnlọ ẹjẹ́ akọ̀nú ọlọ́run eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tọba dédàsọ fẹ́mi àtẹ̀yìn nínú al-Qur'an fẹ́mi àtẹ̀yìn látorí ahán nabi sallallahu alaihi wasallam wípé ipa yàún ká sọ di gàgá láàrin àwọ tí gbangba yóò jù ẹni ọlọ́run kọ̀rọ̀ yóò sì jẹ́ ní ìtìsù ọlọ́run ṣàánú wa wọlá dàní kàsí rẹ̀ na'am ní ìjẹjọ́ a sàlàyé nǹkan tí Allah subhanahu wa ta'ala tó ma àjọsí pọ̀lẹ̀ lórí ẹ̀sìn ni o ayé ni o lórí nǹkan méjì ṣùgbọ́n wọ́n ti ń fi nǹkan méjèèjì wọ́n ti fi ń da nǹkan rú ma wa lọ́wọ́ awọ́ bùkátà ìsàlàyé rẹ̀ pẹ̀lú kìtàbù àti súnnà àwọn tí ọwọ́ bàjẹ́ ọ̀kan náà nù ọ̀rọ̀ ọlọ́run ọba wa àtọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ múlẹ̀ dọ̀dọ̀ annabi tí méjèèjì ò lè takura wọn láíláí jama'a nítòótọ́ Allah subhanahu wa ta'ala ó dá gbogbo àjọṣe lórí ìpìlẹ̀ ńlá méjì àkọ́kọ́ o ní al-mahabba ṣùgbọ́n méjì ọ̀dárù tá a bá ń sọ̀rọ̀ nípa àfẹ́ ká má tanra wa nínú al-Qur'an Ọlọ́run ní ká nífẹ̀ẹ́ ara wa ṣùgbọ́n gbà tí ń dákọ ká nífẹ̀ẹ́ ara wa sọ́dákọ kèfèrí mọ́ kọ̀sọ́kú kèfèrí ọlọ́ngbò nífẹ̀ẹ́ kìfìrí inna Allah la yuhibbu al-kafirin Allah subhanahu fúnra rẹ̀ gan lámẹ́lẹ̀ kèfèrí náà lè nífẹ̀ẹ́ mùsùlùmí tí a ń bá wá ní ìfẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà wà mọ̀ tí ma fẹ́hùn in ti ń dá nǹkan lẹ́gbìn gbogbo òfẹ́kọ́ ni ó ṣèyàn láǹfààní ṣùgbọ́n èwo ni ó ṣèyàn láǹfààní náà fẹ́ èwo lọ́lọ́run ọba gbà lérò èwo lòrùn sáìn jama'a ja a fi sahihayn nínú sọ́rọ̀ Bukhari àti Muslim ìkakọlọ̀ bí áyà ní sọ́tọ̀ Ali Imran ọlọ́ni da annabi sọ fún wa àwọn àfáà mọ́ ń pè áyà ní áyà ìyẹniwò áyà ẹ̀zámù ìdánwò ìdáàtì kùlúbùn mahabbatar rasul àwọn ọkàn wọ́n ń sọ pán nífẹ́ ànàbí èmi ọ̀gbọ́njọ́ tí a ń sọ ẹ̀yìn ọ̀gbọ́ famtahanahallah ọlọ́run wá dáwọn ọkàn yẹ̀wò tẹ́lẹ̀ nífẹ́ ànàbí ni kúl in kuntum tuhibbuna Allah tẹ́ balẹ̀ nífẹ́ mi ọlọ́run ana nífẹ́ ọlọ́run àti nífẹ́ ànàbí tẹ́ bá nífẹ́ mi ọlọ́run fattabi'uni in tí ó sùn dọ́dọ̀ ọlọ́run ó ti fẹ́ mi àlàyé ẹ̀ ó ti ṣe fún mi ẹni sínà láti dọ́dọ̀ rẹ̀ tẹba ti ń tẹ̀lé mi tẹba wá ń tẹ̀lé mi kí ní ọ̀sẹ̀lẹ̀ yuhibbukumullah ọlọ́run tẹ́ ń wáfẹ́ rẹ̀ kí yóò nífẹ̀ẹ́ yín ìfẹ́ wo wá ní ìfẹ́ tí ṣùgbọ́n ìwáyà àti ìmáàmù muslim ní kálò torí ohun tó kún ó gbé ojú àkọ́kọ́ tó gbójú kejì wá ọlọ́run bọ́sùn àtàlá ń sọ wípé inna Allah ta'ala ìmì ọlọ́run ọba yìí gíga fún ọlọ́run ọba ìdá àhábà abúdání tọ́lọ́n bá kan ẹrú wo ẹrú tó di ọ̀rí ọlọ́run táà lọ̀rí من كان مؤمنا بالله تقيا كان وليا من أولياء الله ẹn bá gbọ́lọ́ ọba gbọ́ jẹmáà ibi ìgbàgbọ́ yìí láti kọ́kọ́ ṣubú agbọ́lọ́ngbọ́ àgbọ́lọ́ngbọ́ yìí àgbọ́yé tí ẹ bá ní sáàgbọ́lọ́ngbọ́ a kàn fẹ́nú sọ ni àgbọ́yé ah, táa bá gbọ́yé èsìn o lè wọ mọ́sálásí kọmọ wá kún àwọn èèyàn elé ilé elé tó ń kún ó tó ń kún ẹwà bá mìíràn lórí mímbàrí kó sì jẹ́ pé tí gbogbo a bá fẹ́ sọ̀rọ̀ èsìn padà nǹkan kan náà gbogbo ọmọ sọ irú o lásìnrìn yìí tọ́ jẹ yóò tàtọ̀ wándẹ̀wà lámùnú lé àti bìtì nínú mọ́sálásí aláàtí ìsinlọ́n tàà aláàgbọ́lọ́gbọ́ kìí sọ́rọ̀ yẹ̀kan ní obìnrin àwọn èèyàn pé ta lọ́kọ́kọ́kún sọ mẹ́kẹ́ lọ́kọ́kọ́kún àgbàlagbà wọ́n lágbàlagbà ẹ̀sìn lásàkọ́ kò lè jí ẹ̀sìn lásán gbogbo bí ṣe ń pàwọn èèyàn ẹnu ní ti ń kùn wọn ni àbí mú wọn ni méjèèjì papọ̀ ní orí <laughs> èsì látàkùnyàn jẹmọ́ e, e, e, olè olè jàbà kọmọ́sọ̀ lójú tìrí àwọn apá kan sọ báwọn àwọn apá kan ní ẹ̀sìn lásán ni ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ náà ó bùkátà kéèsì ìsìnkà kíníkà ní àṣìlá gbọ́lọ́gbọ́ gbogbo ẹgbà gbọ́lọ́gbọ́ bí kòwé sí rere ọlọ́ni alá inna awliya allahi la khawfun alayhim wa lahum yahzanun àwọn orí ọlọ́n ìbẹ̀rù ní sí fún wọn láyé ń bí tí wọ́n bá fẹ́ papòdà wọ́n fẹ́ fọmọ́lẹ̀ wọ́n fi àwúlẹ̀ fi duki ale wala lahum ya ìbànújí ó o ní sí fún tí wọ́n bá dọ́dọ̀ ọlọ́n olon àwọn tí wọ́n gbèmí ọlọ́run ọba gbọ́ gbogbo nǹkan pátá wọ́n gbà pé mi ọlọ́run ọba mọ̀ ń bẹ́ ń di ẹ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n bá kó wájọ lónìí tàbájọ́ rẹ́dì 95 lọ́gbà pọ̀lọ́n kí ń pààyàn pé èèyàn máa fọjọ́ ọlọ́jọ́ lọ 98 lọ́gbà pé wọ́n lè lo kádàrí èèyàn tí wọ́n bá sì gbogbo ilé ìpàdé ọlọ́run irú òsí láǹfààní o tọrẹ tí a ní ó kírùn ọgbóntọ̀gbọ́ ìṣẹ́jọ́ ohun ìmọ̀sí dẹ́yìn náà di gbogbo kí ogbó lóòtọ́ mọ́sẹ̀ mo ti gbá sírí wọ́n dá sí kéèkéé náà ti lòrà wọ́ mi kò sí nǹkan sí wà láà sí nǹkan ọlọ́m̀bẹ ẹ̀tí ẹ lò náà pàdé lọ́rùn wọ́n ti olú ẹ̀ ní ìsìnkú náà fẹ́ ṣe mọ́kàgbàká mọ́rẹ́ ti kú ti gbẹ́gan jésù tí má sí ni Allahu Akbar yóò tó hí àgé ìtúnmọ̀ fàṣílájí wọ́n ní pẹ́ méjì mẹ́ta tẹ́gbà àdìsọ́bá àfà ẹ̀rẹ́ <laughs> rí kọ̀sàyé kọ̀sàyé ní wílìsì kéyìn òkú léwẹ̀ lóòrò sẹ́ẹ̀rí pé wọ́n mẹ́jì ilé yùn ni àwọn ìyà ń bẹ lọ́n wọ́n fẹ́ jẹ wèrè panu ẹni tí ń wí náà kírun o jẹmọ́ àkọ̀ dàrú ẹbá ṣùgbà alákítán ládùgbò ìyá súnà masalasi wa ló tún wá mú tẹ́sùnbà lọ ní ń pè rẹ̀ bí mo ṣe ń tàṣùnbà tàní tí ìwọlé mi padà ẹ̀rìn tẹ́ gbé ìkẹ́ sọlọ́n láti wélé o ẹ̀ẹ̀ṣẹ̀ máa ṣe o ẹ̀rọ ọ̀yà lẹ gbé owó odò ó gbé ń lọ ẹran àbẹ́dì ọ̀rọ̀ òbejì ọjà ẹwò kẹ́ẹ̀lẹ́mà ṣùgbọ́n láìmọ̀ ń sọ lọ́yìn ẹ̀ṣùgbà mi mú lọ́yìn mọ́sẹ̀ bóde mọ́sá sí mi eléyìí sọ̀rọ̀ ànàbí kìí sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ogun leléyìí tọrọ ma ní láàrán síná ẹ̀wùdí mọ́mọ̀ èlò lẹ́ran náà wọ́n sí náà ah, lọ ó lè wà bọ́ ó lè mọ́bí tí ó yà sẹ́rù lè wà ní ọwà yà ní ó lè bá wálé mi yọ gbalẹ̀ tẹ́yìn rẹ̀ ọgán nǹkan bẹ́lẹ́nu ọ̀nà <laughs> àgbàfẹ́ ẹ̀kú mo ti ẹ̀tún ti fi ẹ́ṣrà ní ìsì ti dìbí orísì tẹ̀sù àjọ kíìdì náà ni ọpẹ̀rẹ̀ léyàwó díẹ̀ ọkùnrin òtó in tí ó já wa níbi ìjọ́rì ọlọ́run ìmánì tí a ń wí fún wa irú ẹ̀kọ́ ni dáwà ń ṣe o nǹkan mí tó yàtọ̀ sí là ń ṣe jẹmáà èlùbọ́ bó ti rí ọfáyìn tó tí ọ̀bá ọ̀ndagó gbogbo tí ọ̀ndagó tí èdàmùlà èlùbọ́ náà wọ́n máa pé ó ẹgbàmìlà sí ó tẹ́ fi pè bá wọn ah, ẹ̀wọ́ sẹ́ntì tí mú jáde ní síyàn ti àrò lámùlà ní ah, ó ti dàbùlà náà ní ẹgbàmìlà sí àwọn ọmọ pín kankan sí oúntọ́ àwambọ̀ tọ́lọ ń bá ti nífẹ̀ ẹrú kan ẹrú wo man kana muti'an lillah téèyàn bá ti ń ṣe tọ́lọ ọgbọ́lọ́ngbọ́ ń tẹ̀ láti ọlọ́n ń bẹ̀rù ọlọ́n subhanahu wa ta'ala ọlọ́n wà nífẹ̀ẹ́ ìdá hábàlọ́wà abúdán tọ́lọ̀ bá ti wá nífẹ̀ẹ́ ẹrú kan náà dá Jibril náà dá ashrafal mala'ika ọ̀rọ̀ yìí ọlọ́run sọ fún ashraful bashari ìrìn àdínábì tí bá ti nífẹ̀ẹ́ ẹrú kan Jibril mọ́ kọ́kọ́ máa pè tọ́rọ náà lọ̀gá inna Allah ta'ala yuhibbu fulanan ọlọ́run ọba ti nífẹ̀ẹ́ lágbájá fa'ahbibihu bó sì wà ní fa'ahibba ma nífẹ̀ẹ́ ah! ọlọ́ọba dẹ́dà ó ti pèsè fún mi nù ìbúbọ̀ tí nífẹ̀ẹ́ náà nù yíò sì ma nífẹ̀ẹ́ lójú ẹsẹ̀ fana thumma yunadi Jibril fi sama Jibril wà pariwo sama kìíní kejì kẹta kẹrin karùn kẹfà keje gbogbo sama pàtà wípé inna الله يحب فلانا fa'ahibbuhu ọlọ́run ọba yín tí lóhun nífẹ̀ẹ́ lágbájá báyìí gbogbo yẹn máa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀dà pátá ti mẹ́sánmà ọba máa nífẹ̀ẹ́ tán tààrin olùbẹ̀rù ọlọ́run tààni àfá àkọmọlẹ́sìn tààni àfá àti èso ń zìnà tààni àfá àti èso lè tààni àfá àti èsè jàgùdà tààni ẹn tí èsà gbódìgbà in tó lọ ń bá wí ní máa sọ tó bá kún okun náà tó bá fà ọfà nù bọ́bá yó oyónù bí òyò kò yónù wọ́n ma sọ̀rọ̀ ìdára wáyẹ̀stẹ̀gùfìrúnà láà wọ́n ma wá bá tọrọ àforíjì gbogbo gbà wàyẹ̀dìrúnà láà wọ́n ma wá bẹ̀lọ́n fún ọlọ́run má bá ni gbàdúrà rẹ̀ ọlọ́run má jẹ́ kí ilé òfun ma ọlọ́run má jẹ́ ó má fàárẹ̀ lọ sẹ́mi ọlọ́run jẹ́ àmà lẹ́yìn ìgbà náà látòkè sámọ̀ fàyúdọ́ ìlàwòl kọbúl fil ard ọlọ́run ọba wá fi ìfẹ́ rẹ̀ wọ́n ma gba ti ẹ̀ sẹ́mí àwọn tí a ń bẹ lórílẹ̀ ibi àwọn bọ̀nà àwọn wo àwọn tí a bá jẹ́ ni ọlọ́run bí rẹ̀ àwọn ẹni èṣù wọ́n máa bínú rẹ̀ ọlọ́run sí nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń ta mọ́ tilẹ̀ ni tí wọ́n ti ta tẹ́lẹ̀ ìwà ń ta mọ́ ìmí ìwà tó ń ta mọ́ ètò ti taun ni kí ọba adẹ́dà ó bì kan kéèyàn wá kọ́yìn bẹ́ lọ́dọ̀ mọ́mù muslim ìdàkejì bá tó wá wá ìdà abúgọ́dọ̀ lọ́wọ́ abúdání bẹ́rù kan bá wá kìrì sí máa tàpà sí tọ́lọ̀ ọba ń fẹ́ tọ́lọmbá ní a yóò ní he tọ́lọmbá ní yóò ní hú bọ́lọmbá ní ẹkínú kàdáhùn gbogbo wọ́nrin wọ́n ayé ìní máa ṣe jòhóhò máa ṣe jìnà máa mutí máa fẹ́lẹ́dẹ̀ sí súyà gbogbo tọ́lọ ń sálò nǹkọ́ kúrú lọ ọlọ́run ma bínú ẹ̀ ọlọ́run pé Jibril Jibril lágbájá ọmọ lágbájá yìí mo ti wọ́ gilé ní nífẹ̀ẹ́rẹ́ mo ń kó ìrà rẹ̀ mo sì bínú sí ma bá bínú sí o ti gbéṣẹ́ fún mi náà yìí náà bà ma bínú sí kọmọ ọmọ alágbájá ọmọ alágbájá o tọrọlọ́n bá lóhun nífẹ́ rẹ̀ ọlọ́n ti kó rí rẹ̀ bí bá ṣe ń tẹ́lé kọmọ tẹ́lókó tí bá ti ń fà kọmọ tóra wọn tí bá ń fa kọmọ dùn tí bá ń lù kọmọ yọ lójú ẹsẹ̀ fàtúdọ̀ ìlàwílì fil ard ìkórìíra abú sí ẹ̀mí gbogbo ẹmbá jẹ́ ni ọlọ́run ọlọ́run wà fi sẹ́mi wọn sí o ń tàn àwọn ẹni ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ bí ń pàwọn èèyàn lẹ́rìn ọ̀rọ̀ rẹ̀ ò ní túnmọ̀ sí án kẹ́nìkan máa jó kọ́ máa ṣe bí wèrè mọ́kànlá sàlám mọ́jáwọ̀ fara yẹ́rẹ̀ o wọ́n ma lọ wọ́n ni dúó wọ́n tí àwọn ẹlẹ́nà òdúó ẹnìkan bá wọn polówó ọṣẹ ní wá ń jó obìnrin ọkùnrin àwọn ẹlẹ́nà ìdúó òun kàrùkú o tí in tọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀fẹ́ ní tí ń ṣe lórílẹ̀ ìtàbátí ẹ̀ kankan láti stọ́ọ̀pù wọn ibi èsèbí tí a máa ti rí kọ́rù ẹ̀ láti sánmà bí án múlẹ̀ tí ẹ̀kẹ́ ó àwọn ẹ̀lẹ́ lọ́wọ́ ìdúnbẹ̀ wọ́n bí lẹ́mṣẹ́ tó bí wọ́n ma lọ wọ́n ma lọ wọ́n ma lọ tí ó bá rí bí tí ẹ̀kẹ́ pẹ́jọ tí ẹ̀kẹ́ múgbó tí ó ń sára ààrẹ tí ó bá lè bí wọ́n bá ní ẹjọ́kọ́ ìbá àjẹ́jọ́kọ́ láńlọ́ọ̀dù ládùgbò tó jẹ́ pé ń tọ́ takòtọ̀ lọ́n tí bí lọ́lọ́n fi lè sọ̀kalẹ̀ iná dẹ́wò mẹ́ wọ́n excuse wọn dìde sí òṣèlú alápẹ́já kò ní dàrú omi àdúgbò ní kò ní orú ọlọ́run yóò sànú gbówá fún nǹkan tó bá ti bí ọlọ́nú kéèwù àwọn ọ̀rẹ́ ọlọ́run láíláí jẹ́mọ́ sí ẹ̀rí pé àdífì ìjì a mọ́ bí a ń lọ ní kẹ́nìkọ́ máa kọrin wèrè máa kọrin òfò ní ó ní tí ó dá kẹ́nìkọ́ ó sì máa pé tí ń ṣe dá ẹlọ owó ń tàn dára àwọn àgbàlagbà ọlọ́run fún ọlọ́pọ̀lọ́ púpọ̀ wọ́n ní ojú a máa tú àṣírí tí ń bẹnú òótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà máa tú tí ń bẹnú bíṣọ̀dẹ̀ bá ṣẹlẹ̀ nígbàmí ìṣẹ̀rí gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ tàwa lọ́dọ̀ àtán tààlọ́ dáatán ẹni tí ń kọ ní o lónìí ó lè chẹ́njì lọ́la yóò chẹ́njì náà alábùsí ni ó àwọn ọ̀rọ̀ tí ó ma gbáwọn èèyàn kú olójú ọ̀nà òdodo tí ó jọrọ èèyàn tí ẹni ìbínú ọlọ́run ló ń bá kórìíra nǹkan tó lọ ń sì fẹ̀ náà ẹni bí ẹni ìbínú ọlọ́run ló ń tọ́n bà gíìdù ọlọ́run ni ẹni tọ́lọ̀wọ́ bá ń bínú sí ni ṣùgbọ́n tẹ́ bá ti rẹ̀ tí ń kórìíra tọ́lọ̀wọ́ bá ọ̀fẹ́ ìsì fẹ́ tọ́lọ̀wọ́ bá ẹmọ̀sẹ́sẹ́ nǹkan gẹ̀mẹ́ àwọn nù o náà ti ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe kọ̀ bọ́ sí fún ni àànù ṣe rí àkànwí dáǹwí ni ọmọ táyé bí láyé ń pà ní Nàìjíríà lónìí o ṣiṣẹ́ kọ̀sọ̀ fíìsì tí ó bóòlò ti fẹ́ ṣiṣẹ́ lọ́fíìsì tó ní gba bribe ẹmọ́ bá dá sí o sọ ẹ̀sì jì àálàmọ́lẹ̀ àwọn bàbá wálẹ̀ ní ìfọ̀ ọ̀tọ̀ sí ní pè lára mú ìfà ìfà lámọ̀ pé àà bábíọ́lá egboro ó fà yọ́ wà látọ̀run àwọnù àwọnù gbogbo àwùjọ lẹ́ẹ̀tì máa dáàmà ń tẹ́ ìmáa dáàmà ọlọ́ni a máa nífẹ̀ẹ́ ara wa lódìdí ṣùgbọ́n àwọn mùsùlùmí tàà bá ń kà jáde nínú ìwé tọ́lọ̀wọ́ bá fi rán ní sàsám síwá tó jẹ́ al-Qur'an innamal mu'minuna ikhwa lágbọ̀m̀bẹ̀ ẹ̀yin mùmìnì ọmọ ìyá ni ẹyọkan ni ẹmọ́pìnra yín o ẹmọ́yẹ̀lẹ́yẹ̀lẹ́ o ẹláànú ara yín o ẹnífẹ́ ara yín o tí kìrìsìtẹ̀ní bá kà jáde nínú báìbù rẹ̀ wípé ẹ̀mífẹ́ yìí àwákí ń báwí ara wọn ní ń báwí báwọn àti náà bá sára wọn jọ wọ́n gbà bàntẹ̀mẹ́dì wọ́n lò ṣàkìlò kankan wọ́n ma wá sọ wípé àṣẹ ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láṣẹ torí àwo ní máa gbé àwo ń ní taimu ó ń kàlùkù sọ tí ẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀dàrù dàrù ọ̀dàrù máa táwọn èèyàn wó ìfẹ́ táwọn èèyàn sí ìgbọ́ ìlà clear tọ́ ọba ti ń fẹ́ tọ́lọ̀wọ́n bọ́ ọ̀fẹ́ ẹni ìbínú ọlọ́lọ́yàn tí èèyàn bá ti ń kórìíra tọ́lọ̀wọ́n bá fẹ́ ẹni ìbínú ọlọ́lọ́yàn sọ màdì tó fi mú di sí mùsùlùmí lọ náà ó sí ẹ̀kẹ́ bá níta alẹ́ ní tó èèkì jù ládùgbò yìí yóò ní dàdà ní àwọn mọ̀ábírùn ẹ̀tí máa pèrò kí ló dé ó ní máa yẹn ò ní rónù kódà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tó sáìsò di 130 lóòrùn àmọ́ tí máa ń jí bí aago ní bọ̀bọ́ yẹn ní àwọn nù ṣẹ̀rí imam èmi imam mo ní ìmọ̀nà fún imam ṣẹ̀rí àwọn àrùn tẹ́ mọ́ ń kí fún ayẹ imam ìmọ̀ràn ní èmi ò ẹ̀tẹ́ máa ń sọ ẹ̀ ẹ máa bá ní pín sí méjì tàbátẹ́ kírùn because ẹwọ́ orú mi kò sí mo ṣe fẹ́ múra kúrò lé 3 hours ní màá lókín tó débi iṣẹ́ àwọn nù gbogbo tọ́lọ́hùn ní wù yọ́ ma wá dọ́gbọ́n yọ́ ma dọ́gbọ́n yọ́ ma dọ́gbọ́n yọ́ ma dọ́gbọ́n lọ́tùn lósì ẹ̀rí Nàìjíríà gan kò rẹ́ni débi kéèyàn ma wá pa ma fi 50,000 pẹran jẹ ẹgbọ́n tó pẹran léyà náà 50,000 pẹran jẹ ah ẹ̀kẹ́ ẹ̀rí iléyàyẹ̀ gan oun gan dùn gbá lójú láti lè farabalẹ̀ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ̀ láti dọ́gbọ́n sojú bí ẹni pé ara yín ọ̀yà ìsinú kálùgọ́mọ̀ fún ilẹ̀rìn wọ́n ti rí pé ẹ̀pẹ́ ọmọ mú ẹ̀nà kan bọ̀ nísìn ẹmọ́ bínú ó kéré o ọlọ́wọ́ ti ẹ̀sànú wa kéré bí gíní ìfẹ̀tẹ́sìn sọ náà nù òun náà lọ́lọ́wọ́ kò sí ní pẹ́ran àwọn nù tí a máa ń gbàgbà àà ah, wàláhì wàláhì ustaz lágbájá àfáà ni wọ́n ah mo mọ́ gbówà sí wọn tí mo sì máa sáǹfàní but problem kan ni wọ́n ní ìwà mẹ́ntósùmọ́ tó lè bá ní wọ́n máa rànjú sọ́rọ̀ kí ní dẹ̀wọ́n dúnyàn tí a máa àfáà tó pé gbogbo ayé ní wòyìn o ìtí mẹ́lẹ́mì gangan o ah, àfáà sẹ́mà kò sọgbọ́n tí a bá ti kúrò nílùú ẹ̀ díẹ̀ láti kúrò nílùú ẹ̀ díẹ̀ àwọn ìgbàkọ́ kan téyàn lọ kó ń lú mi tí Saudi bá ti rùn bí wà sí wọn báyìí wọn ní jọ Nàìjíríà mọ̀ so àfáwà dáa wọ́n dẹ̀ lágbèkalẹ̀ ṣùgbọ́n ìrírí wọn kéré ìrírí ìrírí yẹn náà nìrin kẹsẹ̀ pé kí ó yẹ ti ń jókòó lára wọn ṣùgbọ́n wọn ò ní rírí tí ó ẹgbẹ́ kalẹ̀ kó sí ẹ̀kẹ́ jìmẹ́lámi rẹ̀ jù kọ́ sáwà táwọn ẹ̀sọ pé ah èyí tí rírí rẹ̀ ìkéré náà nígbò ní òní sọ́yànà táyọ̀ rẹ̀ pé alágbájá ah, tí wọ́n bá lọ ma ìyàwó bàbá ó ṣe o wàláì olórí burúkú gidi ni ah, ah sorry àti ká mọ̀sí wọn ọlọ́run foríjì mi kìí ṣe olórí burúkú gidi ṣùgbọ́n olórí burúkú náà sáàni bọ́ ṣe ń gbọ́n gẹ́mẹ́ àwọn nù ìfẹ́ tí a fẹ́ra wáyì kọ darú mùsùlùmí bí wọ́n bá pí a lọ máa yà a máa sọ bá ń lò dìdí kèfèrí bí wọn lódìdí ìfẹ́ tí a ní a ní gangan àdánwò wa máa kan ọ̀nà tí ládàwò ti máa kàn ìgbà míì ìmọ̀ yòrò yóò ti wà rí yóò wá yòrò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú àwọn ìntọ́pọ̀ ti máa fà jẹ́mọ́ ẹkọ́kọ́ wo tọkùnrin O obìnrin tí àfẹ́fẹ́ yóò dàbí pé kò sóbí tọ́dá tó ọkùnrin tó bìnrin náà fẹ́fẹ́ bí ẹn pé kò sí ọkùnrin tọ́dá tó ẹwà so ń tọ̀nú èmi àti tó jẹ́ pé ń gbà tí wọ́n àláò rẹ̀ pé ah, ọmọbìnrin tó fẹ́fẹ́ ẹwà yọjú lé o wọ́n wá wá sí ákídù pé yóò rí ọmọbìnrin rí ọjọ́ náà lórí rí ní pálọ̀ wọn náà táwọn ẹ̀wà bẹ́m̀bẹ̀ wọ́n wá yọ̀ǹda àwọn sákídù ah, lọ sí nǹkan kan kí àwọn ajókò lẹ́gbẹ̀ẹ́ obìnrin só lè máa yasó na rọrùn ní ọmọ ní gbogbo ẹ̀mára tẹ́nà kò ní mọ́ pínyàn ya ọsẹ́ tí máa yasó ń bẹ̀rùn obìnrin náà láìlẹ́ kò sì ma lẹ́yìn ọdún kẹfà àbúwọ́wà àgbáyẹ̀kùn báyìí ilẹ̀kùn bathroom <laughs> mú sẹ́lẹ̀ máa ká ó máa ká mọ́ wí orípa pàpà inú ilé pa tí náà máa sọpọ̀ kò sí wàhálà ẹ̀fì só pọ̀wá kanú ilé báyá dẹ̀un tẹ́sí ẹ tó mú àrí kápẹ́rù fẹ́ tànà náà tán ni kò ní mọ́ sópàyàwó ẹ ìfẹ́ lè yòrò ìfẹ́ sí lè mọ́sí wọ́n zẹ keep your one bí o lè mọ́sí a mọ́ wá sáré bónú sí wà bónú sí wà bónú sí wà ṣùgbọ́n táwà fẹ́ fàyọ ni wípé kọndíṣàn náà máa bí kífẹ́ ọlọ jama'a ọ̀rọ̀ mi ń sọ yìí mo bùkátà kíjọba ọ̀rọ̀ àwọn ẹsẹ̀ ìsìwà wọ́n wá gbọ́ dáadáa àfi tí ẹba máa fẹ́ máa tan ayé lọ bá ń bẹ́ẹ̀ sí ń tan ayé lọ́lọ́ ì mùsùlùmí kankan ò nífẹ̀ẹ́ kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì kankan tí kìrìsìtẹ́nìtì rẹ̀ ń yé kò nífẹ̀ẹ́ wa kò sífẹ̀ láàrin àwa tí ó sì ti ran ìlú ó ti ran ìjọba náà àwọn aráàlú ti gbà pé ẹ ti ń sàwọn aṣẹ́ kan fún ìjọba kìí sẹ́ntọ́ ẹkéyàn ọ̀sáàrùn ọ̀rọ̀ fẹ́ kí ni mo fi sọlé ìdí wọ́n gbé èèyàn wọ hospital pẹ̀lú yúnífọ́ọ̀mù sẹ́ rẹ̀ tí ń ṣe lábẹ́ ìjọba ọlọ́pàá ni kó kó tó mú kò yí ẹni kankan àwọn èèyàn ń bẹ lọ́sítù wọ́n ti dìbí fámílì ẹyọ kan wọ́n fara wọn pure water wọ́n yára wọn kọ́ọ̀pù kò sí wọn má yára wọn mẹ́sùrẹ̀rẹ́ lọ́kẹ́ lórí bẹ́ẹ̀dì gbogbo alọ́sítù tí wọ́n mara rí tẹ́lẹ̀ wọ́n sì máa rẹ́rìn lẹ́ẹ̀kanáà bí ìgbà tí a ti ṣe mítìgbì tó bá ti kí báyìí tó bá ti ń dáàlì ká bẹ̀rẹ̀ nínú torí pọ́jọ́ lọ́pàá tí ẹrí inú fọ́ọ̀mù ní ọrùn rẹ̀ lẹ́yìn rẹ̀yìn tó ti kẹ́tọ́ wóòtù rẹ̀yìn kò sí ojú àánú pé ah, àti ẹ̀wà ma ah, èèyàn bí wa náà mà ní kó wà sáàsùn 99 wọ́n rò lórí

Eyi lẹ ní àràmù lẹ ní àlàálì ní ibi tí ò ti wá sí àràmù nkọ irú wà ó lẹ́rùkú ma ti bẹ̀ṣọ́ ṣùgbọ́n tá fẹ́ fúnra wa láti dára wa padà ní wípé ìfẹ́ lọ́nà kan sọ́nà kejì àbí wàhálà bá tọ́ bá e ju ìfẹ́ lọ ṣùgbọ́n kó wá lè yé èèyàn dúdú ni a ń lùwà tàbí èèyàn dúdú alimara wọn àsàwọ̀ èèyàn púpà kọ̀ọ̀kan ọlọ́run wá dáyàn oúngò nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n pa ah! sí wá lè jẹ́ bláàkì báyìí ọlọ́run abúrú àdàdà wá lè lè ọlọ́run ah! bẹ́ẹ̀ lára ń ké tó pé bọ́ọ̀bà nífẹ̀ẹ́ mi sáláàánú mi bó ṣe bẹ̀rẹ̀ sí ń rọ sẹ́nu àti krímù ní bambó melani bọ́ bá sí èbò kú òkú sí tí ó ti rí mi bí ọ̀bà wá jáwọ́ gbogbo tó bá kù lówó tó bá nílọ ìjàbẹ́ ni ọ ma fi rà kí tí ọ ma kójọ lé ń báyá torí dìrẹ̀ ni ọ ma lò tí è máa họra sí bá ma ìjàbẹ́ ìgbàlẹ̀ kan ti gé lórí tí a ma fi já ewé ẹdújá lájá nkankan ilẹ̀ ń bá búra dáyè kan ni ó lò kan ìdí ẹ̀sì ni a máa lò yóò ti fi ẹgbẹ́ kan tó bá yá tó bá ti rí pé ó ń kọjá tó lè máa lò núlé yóò wà yọ àwọn ìgbàlẹ́hùn sísáìsì kéèkéèkè yóò máa fi àpò ara èèyàn gò nífẹ̀ẹ́ ara ìgbà mi ìfẹ́ lọ lọ́dún alára gẹngẹn ara wa ń ké tó pé bọ́ọ̀bà nífẹ̀ẹ́ mi sáláà náà ni jàmáà awa mùsùlùmí alọ́ìdì ládùgbò wa ẹran táà pàtà bá dé padà ẹran ti lọ́kùn mọ̀rún bàbá wòlíì wa ń bẹ wájú ìtawa ọwá dúó ní má sì dì ní ìsìn ẹran ilẹ̀ wọ́n náà fẹ́ wá jẹ́ àmàbíyàn ìjólò ń mọ̀ sí lọ́dọ̀ tí ẹ̀ náà jólọ Galili náà kò sí ìbẹ̀láàrin ní àti ó ọkàn láàánú yìnrin lọ́bá sì bọ́ bí ẹran ní wọ́n bá ní túnkùn lọ́rùn rẹ̀ àwa kà mọ́ bẹ̀ jàmáà ìntà bá fi lè fún jẹ́ ń bí ẹran a sàdúwà fún ká tó jẹ tán pé ọlọ́run sáà wá lè gbọ̀pá burúfẹ́ ẹsẹ̀lẹ̀ lè àbáwólì káwà náà má kìtà ìfẹ́ lẹ fi ń tàn wà pẹ́ wa ẹ wa à nífẹ́ jẹ́ àpá ọ̀rọ̀ ọ̀fẹ́ tí ẹjẹ́ ni o ẹjẹ́ amú àánú ní ń pẹ́ ẹgbà wá ó lágókòrú ìyàwó bàbá wólí náà bá ń rọbí ní ń pẹ́ ẹdákùnta ló léponú ọkọ̀ ó

nínú ọlọ́run sí rábì tí ẹ rí ọbí jọ́nà lọ wàláhì lẹ́dí láìláìláwà kí wèrè ọwà ní ọpọlọ ọmọ yóò ma ọjọ́ fún bàbá tí è jáde láyé tó kọ́nà tó wájẹ́ pójú ọ̀nà ibi tí ẹ fi sí náà lọ sígbà tó ń rò pé lójú ọ̀nà rẹ yóò ma gbogbo tí ó mọ́mù bàbá ikú sí ò ti ìfẹ́ yẹn náà padà ṣùgbọ́n fẹ́ ò lè padà àfi kí àwọn ọba nira padà kí lẹ̀ rí wa Umar ibn Khattab rọ́dọ̀tọ̀rọ̀ ọwà ní ìjọ kan ọkùnrin ká àti ìyàwó rẹ̀ wá ń já ìjà ilé ọ̀rọ̀ búkú náà sọ síra wọn wọ́n sá kò dọ́dọ̀ Umar ni kò sóre lè tẹ́kìdì ìṣìdàkúnnà kóbi wọn parọ́ ń rú ayè yìí ọlọ́wọ̀ ní kọ ní rọsí lọ́rùn èmi mọ́rù mọ́ sọ́bẹ́ irú rọ́wọ́ wọ́n bí ọlẹ́dẹ̀ ń pa ọkọ rẹ̀ bí nǹkan ti ẹ̀ṣẹ́ rí ó lè tó má rọjọ́ bí ẹyin bí ẹyin rọjọ́ bí kòkòrò bí kòkòrò ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà ó ní ìtàn ìtàn tó gùn ro e, bí kòkòrò bí kòkòrò má rò bí ẹyin bí ẹyin obìnrin èmọ́ kàn sáwà á ṣe ẹ̀ tí wọ́n dára tẹ́jọ́ sí ríbà ńlá yàrá yìí ọdá kò burú ọkọ̀ kí ni wọ̀n fẹ́ báyìí tí ló ń fẹ́ ṣe lè wà kú lé ni wòrò ló ní o ni foundation afẹ́ tí ma ń wà mẹ́ èwo ni foundation ilé ìfẹ́ ni ṣùgbọ́n a máa wó tọ́ bá wó kèése kádà gbogbo ẹ̀ lókù in tí ìfẹ́ ti bí lókù tàà máa ragabo nǹkan kò sì ṣe ragabo àyà àfàánú ah, ọ̀rọ̀ yóò ti clear torí pé ẹ fẹ́ra yín àwọn àbúrò tí ẹ ti tàbúrò wọ ọkọ àwọn àbúrò wọ ọkọ náà ti tàbúrò tí ẹ torí pé ẹ fẹ́ra torí pé ẹ̀fẹ́ ráyín àwọn ìyá àti ẹ̀ wọ́n ti di ìyá àti ẹ̀ náà àwọn bàbá àti ẹ̀ tí bàbá àti ẹ̀ náà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ti wọnú ara wọn torí pé ẹ̀fẹ́ ráyín lórí pé ẹ̀fẹ́ ráyín náà àwọn àánú kan nígbẹ̀ ẹ̀fẹ́ ráyín náà ó ti wọ́ kí ló dé tẹ́ wá fi àánú máa rí omi ànáhùn ọmọ umaru wa sọ pé wòó tífẹ̀ bá ti lọ in tífẹ̀ ti bí tẹ́lẹ̀ lókù tí a máa ṣe kí ni ò tá máa bomirin àjọ wà ládùgbò kìrìsìtẹ́nì kọlé bàbá wólì kọlé èmi náà kọ́ tèmi lágbàjá kọ́ ti ẹ̀ gbogbo alájọ́ ń ṣe níwọ̀ntúnwọ̀nsì sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì alábòsí ni wọ́n wallahi lẹ́dí láìláìláwà alábòsí ni wọ́n wallahi lẹ́dí láìláìláwà wàlláhì lẹ́dì láìláìláhù wàlláhì alábòsí ni wọ́n musulmi alábòsí musulmi náà wá o ṣùgbọ́n fún ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ náà tí a tí a àsìkò òdodo ti dé ẹmọ́ dàálímá àfáàlìmí ọlọ́run wíbà ní bíbá ìmọ̀ wí ní òṣèlóṣèlú nítorí pé èmi ọmọ olóṣèlú tó ṣèlú rẹ̀ lè kúò ládùúgbò rẹ̀ tí ó wà jẹ́ mùsùlùmí gidimá tàbí tí ó jẹ́ kìrìsìtẹ́nì wọ́n mọ́ fi yàn tán èmi bí ọmọ mùsùlùmí olóṣèlú wọn símọ̀ kírísẹ́nì náà má fi mí bíúdì láìfẹ́ fi mí lẹ́fọ́ ni mo ti dìbò fọ́lọ́ àtà nẹ́bì ti pẹ́ tí ìsì bẹ́lọ́n kí n jákó ń bí mọ́ wa àwọn èèyàn lórí láyà muslim ticket ticket ticket kó wà sásùn làkáìdà fún ẹbìyàn kírísẹ́nì pé làkáìdà fún ní ìkáwò àná tí wọ́n dìbò tọ̀sún tó tún rí pé ẹ̀ntẹ́ ń pè ẹ̀mà sọ́báhùn ẹ̀ntẹ́ ń pè ní kìrìsìtẹ́nì ọwọlé ẹ̀dàkọ mùsùlùmí ẹyọ kan nírú àwọn mùsùlùmí tẹ́yìn náà ń pè mùsùlùmí náà ní ọ̀rìn náà lẹ́mọ́ mùsùlùmí tí ẹ̀fún gírẹ́dì o tó jẹ́ gómìnà ní gbogbo ilẹ̀ Yorùbá ìlú ní gbogbo stéètì bíi mẹ́fà bíi méje tẹ́lẹ̀ ní ẹ̀sọ́ bíi tí mùsùlùmí ti ń gọ́fánà ń 16 ni gbogbo muslimu tó jẹ́ tẹ́ǹpẹ́ muslimu orí èmi ọmọ tẹ́ǹpẹ́ muslimu tó jẹ́ gómìnà 16 pèrè ní báyìí 20 ní tí gbogbo deputy gómìnà wọ́n fi ẹ̀yẹrú ní owó sẹ́kànnà gbogbo tí èyí tó jẹ́ kìrìsìtẹ́nì lọ bí 26 tí musulmi lọ bí 15 tí wọ́n bá wá dà lẹ́tì àtúnsà láì tí ìjẹ muslim tíkẹ̀tíkẹ̀tì náà gbogbo rẹ̀ ìlú ìlónìí ọ̀dọ̀ yín lọ́fíìsì jàmáà gbogbo ẹmbá ní ìbẹ̀rù ọlọ́run kọ́ ma sàdú àtúbọ̀tán dáadáa fún bàbá ìmáàmù jẹ̀bú òde ọ̀rọ̀ wọn àdàrù wọ́n sì pàdé ọlọ́run dáadáa minutes bàbá wá ní èyí tó se é bònú àwa mùsùlùmí wa òun lànà bí ìkẹ́ tààfiri bá ṣe rí ẹmọ́ wà láwà lójú ó di o musulmi alájú èyí tó ṣe é sọ là ń sọ yìí ẹjẹ́ àsọ́dẹ̀ bí gbogbo bí ẹ ti ń gbáyàn síṣẹ́ ìjọba ní Ogun State bí ọ̀bá ti sọ́nù wà láìkò sí musulmi kankan ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ eléyìn ò kó tàjẹ́ mi jẹ́mọ́ ẹ padà sí bí tánàbí mú wa

ìlú tẹ́yìn musulmi ti lọ máa ṣe ájì sí ìlú àwọn kírísẹ́nì ni wọ́n ni kọ́ ìlú àwọn musulmi ni ó tàlọ́wà ẹ́ dìbẹ̀ wọ́n ni musulmi ni fine 2020 tẹ́fẹ́ lọ ájì ta ni president yìí Nigeria chairman akon ájì commission national ájì commission gbogbo nakon gbogbo ti Nigeria yìí tani wọ́n ní mùsùlùmí ní o kọ́dọ̀ ọmọ ọ̀sán ni òkè òkè àwọn stáàfù ti àyíyàn fún bí ẹ́ ṣe pọ̀ tó christian bẹ̀rẹ̀ ní mẹ́mẹ́ wọ́n ní kò sí christian bẹ́ o mùsùlùmí ní o òkè àwọn stéètì tí a mànú prison board tí gómìnà kankan yàn kọ́dà kọjẹ́ stéètì kiri yó àwọn wo ni a yàn bẹ́mẹ́ mùsùlùmí náà ni òkè òkè àwọn stáàfù ẹ̀ǹkọ́jẹ́ máa ń ṣiṣẹ́ lọ́fíìsì wọ́n ní mùsùlùmí náà àwọn ẹjẹ́ntì tẹ́ náà tó jẹ́ ìtànáṣẹ́ àti ǹkọ́ àwọn èèyàn náà lọ táwọn èèyàn lọ sanwó fún wọn ní kínà náà mùsùlùmí náà fine àwọn ọ́fíìsì tẹ́ náà dálẹ̀ àwọn oníjọ́ máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ní mùsùlùmí náà àwọn tí wọ́n ń kówó lẹ̀ pán àfẹ́ lọ mọ́ká yìí sí kírísẹ̀n ní yọ́ yà fowó kọpa mẹ́ni kò tó bẹ́ mùsùlùmí náà ni ó pèrà rẹ̀ bí gbogbo wa ṣe ayú ẹ̀sìn kú ọ̀mbẹ̀ tó ń tí bó ṣe jẹ́ nǹkan ìpìlẹ̀ tọ́lọ́n fẹ́ yọnú sí ọlọ́n sì dàrú máa lọ ṣe di democracy láti wárí solution kalla èmi mo dúró bí annabi dúró sí wípé wa'lam annama asabaka lam yakun li yukhti'ak in tó bá bá ọ ìwọ ni wa ma akhta'aka in tí ọba bọ́ lam yakun li yusibak ìwọ̀kan ni ọba ni gbogbo ọlọ́pọ̀lọ́ ma tọrọ ọlọ́mọdé àrádẹ̀wó mọ́dé àríwàlá dákùnsànú wa fi kẹ́ẹ̀rẹ́ bá wà ló nọ́mà bá ṣe ma wínú ṣùgbọ́n iṣẹ́ wo lè mi àti yí ń ṣe tí ó hà kọ́kọ́ rẹ̀ àsìkò ìláwọn àwọ́ àwọn sáré kí kíníkà alùsúná o kíníkà ẹmọ́dé àdí second citizen o ẹnìkan kan ọ̀pariwo wà látàkúra sí

ọ̀rọ̀ mí náà bẹ̀tẹ̀ máa sọ fún àgbà mí títún máa sí abákàbákú ṣùgbọ́n kí gangan ní ìṣẹ̀lẹ̀ agídá rẹ̀ dá àfà yẹn ní problem ṣe ẹ̀mà pọ́ méèké ni kìí ṣe gbogbo tí àbá náà náà lè yán máa kóbóde àwọn àwọn àmà

ó ṣe yá wọn jẹmọ́ èmi ò ní onífẹ́ mi o sálà náà mi afẹ́ Ibrahim kọmpútí apọ̀ à ń lọ sí kí ámúlé ilé bàmádù ní ọdún tọ́tẹ̀lẹ̀ ọdún tí ọlọ́màbùzé dé ọdọ́ ẹsẹ̀ ọkọ̀ wọn tàṣì lórí bíjì sọmìl wọn rí bọ́ àwọn èèyàn yọ sọ̀nà báyìí lágo méjì òru ẹlòmí ìdàjídà tó rí ẹn tó jí kẹ́yìn ó jíjọ kẹfà ń béèrè ọ̀sán tí èsì lọ́wọ́ àwọn nursing usage nígbà memory sẹ́sẹ̀fẹ̀ máa padà bọ̀ ó sì jẹ́ ìjọ ó jẹ́ ìtunukú bí ọ̀la àwọn èsì gbè fóònù sọ́rọ̀ igun ẹ̀ẹ́ sáfàdìkúlẹ́ ni ẹ pẹ̀lú àkọ́ ọ̀rọ̀ èèyàn wọ́n ni sọ́sàn bí alásdẹ́ntì ó ní bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jọ ń lọ tí ẹni rangankọ́ ó ní bó wọ́n ni sí wọn sátí ìkùbáyà bí wọ́n ti kú aláwọn gangankọ́ ẹ̀ẹ́ Ah, kèsà àwọn bó àwọn ní àbí àwọn àwọn oníṣàtù kọ pé ẹ̀ẹ́ wàláyé ẹnu mi tó pé sálẹ́gùn abúnabílà alhamdulillah ah, ah bó wà ní báyìí ah torí ọlọ́ ẹwọ́ gbogbo bí wọ́n bá sàṣẹ̀ sílú ọ̀rọ̀ jànáza ta ní ó kìí dìfún abáyìí lọ́la ah, ó ní yìí dìbò ó ní ìṣàṣù wọn ò ní pín bátá jẹmáà a ní dandan kọ́ nífẹ̀ mọ́ ní rí ayé tàà gbé ní ìsìn àgbé pẹ̀lú òdòdó mọ́ torí fẹ́ tòdòdó ń kọ́ ní bẹ láàrin wa kèése ń tọ́lọ ń fẹ́ ìlà ń fẹ́ tàà fi súra wa papọ̀ kèése ń tọ́lọ ń kọ́ ìlà ń kọ́ láti súra wa papọ̀ ìfẹ́ àbùsí ẹ̀fì ilẹ̀ ẹjẹ́ amúrílì tó jẹ́ kíni o tó jẹ́ àánú bó tó fọlọ́mbùra àti ká padà síbi tọ́lọ̀wọ̀n bá ń jú wá sí láwọn ìjọba wọn ò nífẹ̀ẹ́ wa kò rẹ̀ sí rọ́mbà wa náà nífẹ̀ẹ́ ìjọba wọ́n ní à ẹbà sí ìbáwà fi ẹbà sí láàánú wa bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wa ní gbogbo ẹ̀bá yíbó se díjọ monday tí ń bọ̀ nínú ọ̀bá lọ Abu Ubaida bóò lọ́dọ́ yí mẹ́yẹn iná mọ́ wà lọ́dọ́ wa ń bí àrá bá náà mọ́ sí mọ́ náà bọ́yá wọ́n ṣe ẹ̀kan bẹ̀ ní àti pé ní òjò báyìí kánjí omi ẹ̀bẹ̀ mọ́ ń kún dáadáa ó tutù èdì jímọ̀ mi tàtún pàdé àbọ́bùrọ̀hìn bọ́ọ̀nù aláwìyẹ́rà iná ọmọ lọ́rọ̀ jámẹ́dì sí omi náà bá tún débẹ̀ gbogbo mi àdúgbò labásáàrí àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn ń ṣe gbó páìpù gbó ṣe sáà ní ọmọ bá ń dé láti big noti gbínlẹ̀ àà wọ́n sọ fáwọn ní skú wípé ẹ̀kọ́ ti dọ̀fẹ́ lámìnà tún lọ usage lẹ́nìkan lóòfin pa ah, no in ti ṣe yìí kìí ṣe pọ́ gba rẹ̀rẹ̀rẹ̀ but I need the barest to be two weeks ah pẹ̀lú 5,000 ojúmọ́ ní 5,000 ojúmọ́ kí ni ìjọba ti fẹ̀yìn pa ẹ̀dàkùnlọ́gbà ń fi ọ̀ṣẹ́ kan sí ètò òwòsàn náà tó di ọdí ọ̀fẹ́ gbogbo oyún láàrin kọ̀pẹ̀rẹ̀ present bá bọ́ sí orí rédíò lọ bọ́ sórí gan olúgbogbo ọmọ Nàìjíríà gbogbo ń nri rí tó ti yàtọ̀ nílùú omi ẹ̀rìgbé kọlọmá iná kọlọmá ẹ̀kọ́ ọdọ̀fẹ́ ìwòsàn gbogbo yin akẹ̀ṣẹ́ fún ni onífẹ́ o kíláwì ká pé irú nǹkan mí ilẹ̀ gbágbà lérò pẹ̀lú fẹ̀ ká dáa fúrù fẹ́hùn ni torí ipò ti jẹ gómìnà rí àwọn èèyàn sí ìdúbíléètì ọ̀run ní ọmọ pé níjọ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọkú musibatul mauti ló pé àdánwò okú jẹmọ́ wallahi kọjá pé tí ń kú ìtẹ́ ìrí ti lọ fúnra ọlọ́run lọ sọ ibi tí ó dé sí lálìjẹ̀ náà lọ́sọ̀kalẹ̀ fún gómìnà kó àti ẹ̀tí bàjẹ́ ọ̀rọ̀ tí lè tó padà kò tó túkú kò tó túkú jẹ̀mọ́ sí á ní ẹni fẹ́ rẹ̀ ẹ ti ẹ̀ láàánú rẹ̀ mọ́ ń sọ́njẹ́ ni wọ́n dìbẹ́ ti rọrọ̀ dèbò àwọn kẹpa dèbò mú ní ẹ̀fì yìí lẹ̀ kí ni ó pàdé wájú ọlọ́run mùsùlùmí tó gbọ́ ọlọ́run tó gbá nàbíyè yọ́ mọ̀ bí rẹ̀ bá nù làákàí

ẹ̀tá ma fi tanra wánu náà ọkọ̀ kú ìyàwó kọ́kọ́ ń palẹ̀mọ́ gbogbo tí mẹ́nu agbádá pé àà olóbúkú na ma yàlé mi ah ǹjẹ́ yẹ bá ti jẹlẹ̀ yóò gbèfò èmi mọ́kọ́ wà mẹ́ bó jí akọ́ lórí bàbá yìí ah ẹbá tàrí lọ́yẹ́ nígbàtí ààrẹ ìdé ojú ẹ̀ mẹ́sìsì ilẹ̀ mọ́ kọ̀njọ́nà lọ wọ́n fi gbí ọwá sí ọ̀sítúàlì àyú ìpòfòkọ̀bọ́ntàn láti rí wọ́n kù ó yẹ̀yàn wá o gbogbo ẹbí pátá ọjọ́ ní wọ́n fojú kan mẹ́sìsì ma nínú ogun ẹni ohun tó wọ́n èpo wọ́n fi pé ààrẹ ilé mánéjì ẹ̀mọ̀ lé wọ́n wá fi gbí ọwá sọ́sítù ọkọ̀ tí fi gbí ọwá ibẹ̀ náà náà ló tira ìfẹ́ náà nú o naam bọ́ọ̀bà nífẹ̀ẹ́ mi kìí sí dandan sáláàánú mi bọ́ọ̀fẹ́ mi kìí sí kí ni ó kìí sí dandan sáláàánú mi ẹjẹ́ a fi bára wa lò ká lè dára wa padà ẹjẹ́ a fi bẹ́ẹ̀ tí èsẹ lẹ́sìn wa lò káwò fi gbégbèsí ayé rọrùn káẹ e lábọ̀ rẹ̀ látọ̀dọ̀ Allah من الأحكام الشرعية الفقهية إن كان في الأمر بقية ọlọ́njọ́ gbọ́ntàfílẹ̀ tàbí wá jẹ́ pèrè bá ní gbọ́jú bá sí ń fẹ́ lọ láyé ń bí mọ́dàyẹ̀yẹ wá lẹ́wọ́ nífẹ̀ẹ́ wọ ọlọ́n dákùn ìntọ́ bá ń fẹ́ ní ojú a máa fẹ́ ọlọ́n mọ́ kórìíra wa ìntọ́ bá ń kórìíra wa mọ́já wò nífẹ̀ẹ́ rẹ̀ wọ́ládà ní kàn sí rẹ̀ mẹ́jì àkóònú agbóòfẹ́ rẹ̀ àtagbóòsọ́ rẹ̀ fi ọ̀nà rẹ̀ bá wa lò ما في بنو يبالو بحق لا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام بنى الله سبحانه وتعالى جميع المعاملات دينية كانت أم دنيوية على أصلين رئيسيين المحبة والرحمة ولكن لشيء من الأشياء والأمر من الأمور قد تفقد المحبة فإذا فقدت هل يتحتم من فقدانها فقدان الآخر أمة الإسلام من هنا يخطئ كثير من الناس في المعاملات بل في معاملته مع إخوان المسلمين أو في معاملته مع من لم يكن مسلما أقصد الكفار من النصارى واليهود والكفر أمة الإسلام إن الله سبحانه وتعالى أرسل إلينا نبيه محمدا صلى الله عليه وسلم وحكم على رسالته بأن رسالته بأن إرساله إلى الناس كافة رحمة للعالمين فبهذا كان هذا النبي نبي الرحمة وبهذا كان هذا النبي نبي التوبة صلوات ربي وسلام عليه قال الله سبحانه وتسامى لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم أمة الإسلام وهكذا أثنى الله سبحانه وتعالى على نبيه محمد صلى الله عليه وسلم بقوله وكان بالمؤمنين رحيما بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم ما من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن اتقوا كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام إن المحبة الحقيقية من الله سبحانه وتعالى متحققة باتباع ما جاء به هذا النبي من أراد من, من أحب الله فليطع الرسول الله سبحانه وتعالى امتحن قلوبا لما ادعت محبته ومحبة نبيه بقوله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله لذا جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله تعالى نرضاه في الحديث القدسي أن الله سبحانه وتعالى أوحى إلى النبي بأن الله تعالى إذا أحب عبدا نادى جبريل فيقول إن الله تعالى يحب فلانا فأحببه أو فأحبه فيحبه جبريل ثم ينادي جبريل في السماء في أعلى السماء إن الله تعالى يحب فلانا فأحبوه فيحبه أهل السماء ويضوله له القبول في الأرض وعند المن مسلم زيادة لطيفة وإذا أبغض الله عبدا نادى جبريل فيقول إن الله أبغض إن الله تعالى أبغض فلانا فأبغضه فيبغضه جبريل ثم ينادي في آل السماء إن الله تعالى يبغض فلانا فأبغضوه فيبغضه آل السماء ثم تودع له البغضاء في الأرض فيبغضه أهل الأرض وبهذا قسم الله سبحانه وتعالى حبيبه وبغيضه فكل من كان بغيضا لله سبحانه وتعالى ترونه يحب ما يكرهه الله ويكره ما يحبه الله وبضده بضده وفي أوليائه سبحانه وتعالى كانوا مطيعين لله الله سبحانه وتعالى حكم بأن يعرفنا أولياءه بنفسه بقوله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فكأن سائلا يسأل ربنا سبحانه وتعالى من هم أولياء فقال الذين آمنوا وكانوا يتقون قال آل العلم من كان مؤمنا بالله تقيا لله كان وليا من أولياء الله سبحانه وتعالى نسأل الله الرحمن أن يجعلنا وإياكم من أوليائه وأن يبيض وجوهنا يوم تبيض وجوه أوليائه وأن لا يسود وجوهنا يوم تسود وجوه أدائه وهو أكرم الأكرمين وهو أجود الأجودين اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا وفقنا لما تحبه فأنت موفق لكل شيء وأنت على كل شيء قدير اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا وفقنا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا اغفر اغفر لموتانا واشف مرضانا اللهم اغفر لموتانا واشف مرضانا اللهم اغفر لموتانا واشف مرضانا يا ارحم الراحمين امه الاسلام واعلموا ان ربكم سبحانه وتعالى امركم بامر بدا فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلات السيئه الثابته من نسي الصلاه علي خطي طريق الجنه الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن أبي القاسم نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مزيدا